الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد أرجو فلان الله سبحانه وتعالى أسترى لكم كياتي جلالة فهو نبى محمد صلى الله عليه وسلم أورى لي وصحابة أتي ببنيت يوم التليل على النبي صلى الله عليه وسلم حتى يرث الله الأرض ومن عليها تتتي الله سبحانه وتعالى يوفي بايره tí ó sì fi gba gbogbo ẹni tó wà lórí rẹ̀ àti ilẹ̀ gangan fúnra rẹ̀ na'am insha Allahu ta'ala a ma tẹ̀síwájú nínú jòkó wa yìí nípa ìdánilẹ́kọ̀ọ́ nípa almanhajjú salafi kí àwọn àlàyé fẹ́ni tó bá fẹ́ ṣe salafiyya lọ́dọ̀dọ̀ ikhlason tó sọ pé tó má fi ẹ̀rí kan hàn so ipé yóò ṣetán láti tẹ̀lé gẹ́bí Shaykh Al-Albani ṣe sọ ipé sahibul yakfihi dalilun wahid gbẹni tí ń wọ́dọ̀dọ̀ ẹ̀rí kan ó ti tó fún amma ashabul batil amma wọn ẹni ànà kódà kíyàn fún wọn ní 1000 ẹ̀rí wọ́n yìí lọ wábi kan lọ́mọ náà ni so lára wọn bí tí èyàn ní bùkátà láti màun náà ni pé nígbàtà ti ma definition salafiyya ta ti ma pé èyàn lè fẹ́ra èyàn ti sọ́dọ̀ rẹ̀ sí ibi salafiyya so lára wọn ìdí tó fi pé àrin àtúnfin lo sàlàfíyà a ń fi àwá ti sí sàlàfíyà sàlàfíyà òun ni pé oríṣiríṣi àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ń lo oríṣiríṣi gbólóhùn ahlùsúnnà wal jama'a oríṣiríṣi àwọn èèyàn náà sì ń fi àwọn ti sí ahlùsúnnà wal jama'a so lára àwọn nǹkan tó bùkátà ni kò sí pé èyí ó dára yẹn lọ́tọ̀ so èyí sì tún fi ṣàlàyé pé ibi táwa wà ní lára àwọn táwọn èèyàn máa ń fi ti sí ahlùsúnnà wal òun náà ni àwọn àṣáyárọ̀ tàbá wọn tí ń jẹ́ sàlàfíyà tó ni in ta ń pè ní ahlu sunna wal jama'a a rí pé kíní yóò kò trú lórí àwọn àṣáyọ̀rọ̀ kò trú lórí àwọn àṣáyọ̀rọ̀ ara àti rárá a rí so ibi tí ó ti trú lórí wọn ni pé ṣebí in tí nígbàtà ta wọ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé àwọn tó ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàf àwọn tó ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàf so àwọn wo àwọn àṣáyọ̀rọ̀ àwọn wo àwọn àṣáyírọ̀ làwọn tí wọ́n tẹ̀lé tán sọ páwọn tẹ̀lé ojú ọ̀nà Abul Hasan al-Ash'ari Abul Hasan al-Ash'ari lára àwọn tó wá lẹ́yìn Imam Ahmad lára àwọn tó wá lẹ́yìn Imam Ahmad ó bá Imam al-Barbahari ó bá wọn lùgbà so tọ́bákọ̀ lẹ́yìn gbà tí tọ́bákọ̀ àwọn Imam Ahmad ti generation century tí wọ́n lọ àwọn tí mú Imam Ahmad gẹ́bí àwọn al-Marwazi century tàwọn almarudhi àbí time tàwọn almarudhi generation àwọn almarudhi òun ni abul hasan al-ash'ari lòun wá torí pé al-imam al-barbahari ọmọ kéwà almarudhi làwọn àtàwọn ọmọ kéwà àwọn ọmọ kéwà imam ahmed ni al-imam so time tí abul hasan al-ash'ari wá nìyàn so òun sì rẹ̀ yìí àwọn marhala orísìírísìí marahila orísìírísìí lónìí nínú ìgbésí ayé rẹ̀ ó lo táìmì kan so ó tún lo táìmì kan so ó tún wá yá kò tó wá di pé olóhun tààrọjá eh, olóhun padà òun kò lójú àwọn àfáà mí gan ògbàpọ̀ ó lórí ojú ọ̀nà but in tí àwọn àfáà mí ma ń sọ ni pé àwọn muhaqqiqo gẹ́gẹ́ bí Sheikhul Islam gẹ́gẹ́ bí Al-Mu'min Ibn ta ma ń sọ ni pé ó gbà lérò pé òun fẹ́ kú ń ṣùgbọ́n kò yẹ kò gbò táwọn nǹkan yíwà ní inú ìròrí rẹ̀ tó sì wà nínú ọ̀rọ̀ rẹ̀ so in ti fi bídá lára àwọn nǹkan tí bídá tó fi burú nìyẹn in tó sì pé wallahi aburú téèyàn gbọ́dọ̀ máa rí fún bídá e ó gbọ́dọ̀ gagafa bídá ọ̀rọ̀ bídá yìí sí nǹkan kékeré ara ọ̀rọ̀ bídá ní agbára gan ẹwọ in tó tún sọ pún fẹ́ in tó ṣẹlẹ̀ sí alimamul haramain náà nìyẹn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n rò pé àwọn tó fẹ́ túbá kó in táwọn afá fi ma ń gbógun ti bídá ní in tó ṣe pé wọn èyí tọrọ rí tẹ̀ rárá ní ẹ̀kọ́ sí pé bídá yẹn lẹ́lòmí fi ló mú fọ́ọ̀rẹ̀ pẹ́ mú àwọn tán tó ń takọ àwọn bídá yẹn èyàn tó wọ́n rí wọn bí èyàn ó ní wọn bí ìgbà pé àwọn aláláṣẹ yìí ẹwọ ẹwọ ẹwọ tó pé àwọn sífàtì náà ẹ ma dánú kò ní pé àà ah, eh, kò ní túnmà bí túnmà ọ̀dọ̀ Ọlọ́run bá lówà so oríṣìíríṣìí so Abul Hasan al-Ash'ari in tí àwọn muhaqqiqun in táwọn afá tí wọ́n máa ń wòye sí pé ah, èwo ni ó correct èwo ni ó correct nínú nǹkan tí wọ́n wòye sí tán nímà láti wò ní o tán nímà láti wò kí yá sì jẹ́ muhaqqiqin yẹn gbàmí kò lópin ìgbà tó bá jẹ́ pẹ̀lú ìmà àti pẹ̀lú déédéé tẹ́ni ẹ̀dẹ̀ ní àkílòkọ rẹ̀ òsúlù tó lè fi tó lè fi yọ gẹ́bí nìsìn gẹ́bí ìgbà tí Sheikh Arafat hafizahullahu ta'ala kan ṣe tahqiq ọ̀rọ̀ Ramadan Kareem oye so of course àwọn afátan sọ pé àbí àwọn afátan sọ pé Ramadan Kareem pé kò tọ́ àwọn afátan nímọ̀ jù wọn lọ lẹ́nà at of course àwọn afátan tó nímọ̀ jù wọn lọ dáadáa ni wọ́n jù wọn lọ but tí a máa fẹ́ sí tàkíkì nǹkan kò necessary pé ní ẹgbọ́lọ̀ ní wà ilá àwọn ó túnmọ̀ pá àwọn tó wá lẹ́yìn wọn ò ní lè máa sàsàyàn nínú ọ̀rọ̀ àwọn sálàfù nìyẹn torípò àwọn tó wá lẹ́yìn náà wọ́n máa ń ṣe tàkíkọ ọ̀rọ̀ àwọn sálàfù àdéṣ bó bá sí máa ń ṣe náà nìyẹn tó máa ní ọ̀rọ̀ níbi tafsiri yìí àwọn ọ̀rọ̀ márùn ló wá ń bí ọ̀rọ̀ tafsiri yìí wọ́n sì ní a ṣùgbọ́n eléyìí ni ọ̀rọ̀ tó bá nínú ọ̀rọ̀ tó bá mú nínú ọ̀rọ̀ tó táwọn tẹ́niyẹ sọ pé bá mú bóyá bí kí Shaykhul Islam sọ pé ọ̀rọ̀ ìbá mú nínú àwọn ọ̀rọ̀ tó sọ pé bá mú àárọ̀rọ̀ Imam Malik alẹ́rọ̀rọ̀ Imam Malik alẹ́rọ̀rọ̀ Imam oye kò túnmọ̀ bẹ́ẹ̀ so but kè kò túnmọ̀ pé ní tí ó ṣe tahqiq ọ̀rọ̀ yẹn kèkà sí pé yóò ṣe tahqiq lórí kọwáìdù tó ti wà ni lórí tó ti wà nílẹ̀ ní kèkà sí pé yóò sàṣàyàn yóò sàsàyàn lórí gẹ́gbọ́n ṣe sọ lórí ìmọ̀ lórí déédé lórí ìmọ̀ lórí adì yóò ṣe tàṣkíkì lórí ìmọ̀ lórí yóò ṣe lórí adì so kódà in tó ṣe pé kódà wọ́n tún ma ń hà kọ́kọ́ in tó náà bá hà kọ́kọ́ ni in tó náà bá ṣe tàṣkíkì nǹkan tó tó wò pé òun ọ̀rọ̀ yìí káwòye sí tó àwọn mas'ala mi sì wà kò sí èèyàn lérí tàṣkíkì sí mẹ́ kò sí ayé ìtìláfin so nítorí hikma tó gangan látọ̀dọ̀ Ọlọ́run bẹ̀ so a tí ilé ìtọba ti wéwa in táwọn mọ̀ hakikó ní tó sọ nípa Abul Hasan al-Ash'ari o ní pé ẹni tó padà kó lórí ẹni bó ṣe wá àwọn àṣáyìrò gangan àwọn àṣáyìrò ma tẹ̀lé Abul Hasan al-Ash'ari in táwọn àbọ̀ àwọn àṣáyìrò ń tẹ̀lé àwọn Mu'tazila àtàwọn falsafa ń tẹ̀lé in tó tún fi jẹ́ kí ojú ọ̀nà àwọn àṣáyìrò burú nìyẹn pàápàá jùlọ àwọn tó wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn tó yẹ̀wá lẹ́yìn lẹ́yìn in táwọn tẹ̀lé àwọn Mu'tazila gbámúlà wọn tẹ̀lé àti àwọn philosophers in táwọn tẹ̀lé nìyẹn ojú ọ̀nà Asha'ira nìyẹn so àwọn ẹni yìí wọn ò tẹ̀lé ní tán fi ń tí sípá àwọn tẹ̀lé ẹni yìí ó túbá bó ti ẹ̀ sí pé àwọn nǹkan tó but ó gbòdòdó lérò kò wá fákọ̀ rẹ̀ ni torí nínú ìbánà rẹ̀ in tó fi bẹ̀rẹ̀ náà ni pé in tí Imam Ahmad wa lórí ẹ̀ lòun fẹ́ lòun fẹ́ sọ lòun fẹ́ máa tẹ̀lé so ẹwọ́n kẹ́ so kí lọ́kọ̀ rẹ̀ wọn ò tẹ̀lé ní yìí wọn ò tẹ̀lé ní tọ́sọ wọ́n tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ni pé ojú ọ̀nà tí wọ́n tún wá burú ju ẹni in tó ṣe pé kódà ń bẹnu àwọn àfá tó ṣe pé àwọn àwọn mutaqaddimun àwọn tó ti síwájú náà àwọn Ash'ara wọ́n tún máa ń fún wọn ní udhru so nínú àwọn tó ti síwájú but àwọn tó wá lẹ́yìn àwọn tó wá lẹ́yìn ni wọ́n wọ́n sì gẹnifà torí kílò fọ́rẹ̀ kìí ṣe pé ọ̀rọ̀ àṣáyẹ̀rọ̀ kìí ṣe pé bóyẹ ìmí wọ́n sọ fún mi tíra àwọn báyìí tíra àwọn báyìí tíra àwọn báyìí ni wọ́n fi náfẹ́ rọ́ sí wa lórí lèyìn wá gbà sí report wàlélá ìhàndì tí yẹn rí kódà ẹjọ́ àmọ́ tó ṣẹlẹ̀ tẹ́tọ́ àmọ́ tó jẹ́ kí n mọ̀ pé ìbẹ̀nà àmọ́ yàtọ̀ sí pé ń gbà tí àwọn alẹ́kẹ́ ń gbà yìí so yí pé kódà àwọn ibi tí wọ́n ti wí ìkú a ma ń sákò rẹ̀ báyìí torí pé Ọlọ́run bá ti jẹ́ kíyàn rí àkídà náà ni èyàn kọ́kọ́ ma ń gbọ́ yé nípa súnnà so Ọlọ́run bá ti jẹ́ kíyàn gbọ́ ọ̀rọ̀ àkídà yé so àti ẹmọ ń sákò rẹ̀ báyìí so kìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àwọn àṣáyẹ̀rọ̀ worst again ọ̀rọ̀ wọn worst again nítorí pé wàlá àwọn àfáà tí mo rí tí wọ́n ní tààmùkù ń pa kò sí àwọn àfáà súnnà tí wọ́n tọ́lọ̀ bó tí wọ́n ní pa àkídà ọ̀ so kò sí kò sí àkíyèsí tí yàn sọ nìyẹn but àwọn tí wọ́n ní takhassusu gan lára àwọn tí yàn lè sọ pọ́n ní takhassusu ń pa àkídà ní àwọn tó ní takhasusi Sheikh Uthaymeen a ah, níbi ọ̀rọ̀ àkídà gbogbo hannà lámà pé gbogbo kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ahlu sunna gan ọ̀rọ̀ ẹni tá gbọ́ tá kàtà kàtà kàtà fi gbá àkídà yẹ ọ̀rọ̀ Sheikh Uthaymeen náà ni alice ìbó ṣe rí náà yẹn lára àwọn láwọn tó ní takhasusi náà ni Sheikh Hamman Sheikh Hamman àwọn náà ń gbájúmọ́rọ̀ àkídà gan so kò àwọn ìṣọ́rọ̀ tó túbá tán padà lọ sí bí àkídà ahìrìsúnà jama'a àwọn gan gbà pé àṣáyírọ̀ ahìrìsúnà ni <laughs> so in tí yíò fi yíye ní pé tí ẹ bá rí àwọn ọ̀rọ̀ àwọn àfáà mi tí ẹ tán sọ pé àwọn àṣáyírọ̀ wọn nù ahìrìsúnà wal jama'a ọ̀rọ̀ yìí wọlé ọ̀rọ̀ but àwọn tí wọ́n lò wọ́n fi lò wọ́n lò nílò tó má fẹ́ lò ẹ̀tọ́ ẹmọ gbọ́ kò sí àfáà kan tẹ́mi gbọ́ rí ní pé wọ́n wà náà ahlu sunna wal jama'a ó lè wá o bọ̀ sínú àwọn àfáà tó máa ń lò bóyá bí Sheikh Ibn Baz ni Sheikh Al-Albani ni so ní pé tó máa sọ pé àwọn àfáà yẹn túlẹ̀ ní túlẹ̀ pé wọ́n wà túlẹ̀ lọ bẹ́ẹ̀ ní pé àṣáírọ̀ nínú so àṣáyọ́ ní pé alùsùn ní wọ́n níbi tàti bá alùsùn whereas ọ̀rọ̀ yẹn gan àwọn tó jẹ́ àwọn ẹ̀tọ́ àmà wọ́n sì àwọn àfá tó tún wá jẹ́ tán ní takọ́sùsùn pa àkídà tí wọ́n ní takọ́sùsùn pa rẹ̀ wọ́n ní orí bẹ̀ bó ṣe rí ẹnífẹ́ ẹnu àtẹ́ tó ti pé gbogbo èèyàn manhajun wasi'a tó fẹ́ kó gbogbo àwọn èèyàn sínú súnnà ẹ wá máa wò ẹ máa wá wà pẹ̀rẹ̀ iná gbogbo àwọn tó máa ń lo kìíní tó máa ń lo kìíní àkídà àwọn tó fẹ́ ẹni pé àwọn àṣàyàrọ̀ inú súnnà àwọn tó fẹ́ kó gbogbo àwọn èèyàn sínú súnnà ni ẹbí kọ̀lọ̀dọ̀ wíwo ẹwọ bí bàbá yẹn sí ẹwọ bí yẹn sí ṣe ó tẹ̀yẹ kíyàn ní èméjì ń pa rẹ̀ ìyẹn kò ń sọ́nsọ́n náà kò yẹ kó sẹ́ni tí ó ní èméjì ń pa rẹ̀ pé kò sọ́nsọ́n náà rẹ̀ but ẹ máa wo àbòsí o ah! Ah, ó ah wọ́láì tọ́lọ́wọ́n bá bá ṣàánú yẹn pé èèyàn tàjárọ́dà fódòdó orí ńlá gan látọ̀rọ̀ Ọlọ́run wáfà ṣe ráwọn tán sọ pé tánmà ń lálàsẹ̀ kọ̀dọ̀ ìwé iná ní pé ìwékú ìlú orí àwọn àfáà yẹn dẹ̀ mọ̀ pé wọ́n yìí ẹni wọ́n yìí defend wọn gbogbo àwọn àfáà yìí ẹmọ̀ kan bá ṣe wọ́n yìí ẹni àwọn ganan kó bá al'umma tí wọ́n fi jẹ́ kí ẹwọ́rú àjá ẹwọ́dú ẹni àdúrà àwọn nǹkan tí ẹni yìí sọ àwọn nǹkan tẹ́ni yìí sọ tó burú tó báyìí kí ẹ̀ sì tún sọ pé kí so àwọn náà wọ́n gbà pé wọ́n gbà pé kọ̀dọ̀ ìwó yìí eléyìí kò sí tó kàn pẹ̀lú òdodo gbogbo èèyàn lélẹ́ ìfẹ́ wọ́kì síbẹ̀síbẹ̀ náà wọn àwọn náà mọ́ lálàsẹ̀ rẹ̀ but àwọn àfáàyín tí wọ́n ń gbé ẹni yìí lẹ́yìn tó sì pé àwọn ni wọ́n tó ipé tó bá ipé gbogbo wọn wọ́n dájú kọ ẹni yìí ni ọ̀rọ̀ rẹ̀ ò bá ti clear àbí kóhun kóhun gangan kó mọ́ níbi tí ó sàsímá bọ̀ nígbà tó pé ayé ayé ayé so kí ẹ máa bẹ́ẹ̀ ni àwọn afáà sọ ní pé àwọn àṣáyẹ̀rọ̀ pé àkílùkọ rẹ̀ ìbẹ̀ náà fàtàn sọ pé ẹn nínú àtúnṣúná àjàmáà ni wọ́n nítorí tí wọ́n níbi tàti wá fàkọ̀ àtúnṣúná àjàmáà but ọ̀rọ̀ yíò wọlé àwọn tí wọ́n tàkọ́ sọ́sọ̀ bí àkídà sheikh Uthaymeen ni sheikh Hammani ni sheikh Fawzani ni wọ́n ò gbà ọ̀rọ̀ yẹn wọlé wọ́n ò gbà ọ̀rọ̀ yẹn wọlé pé kò sáfà tí ò ní gẹ́bí mo ń sọ kò sáfà súnnà tí ò ní tí ò ní àkídà tó wà sahih but láwọn tó gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n mọ̀ ní takọ́sùsù tí ẹ̀ tí mo bá bí gbogbo ánsìn pé kí n takọ́sùsù Sheikh Al-Albani kí lásọ̀ hadith lásọ̀ àbí so túnmọ̀ pé Sheikh fẹ̀mí ò mọ́ pa hadith kò túnmọ̀ bẹ́ẹ̀ kò túnmọ̀ bẹ́ẹ̀ ara so but àwọn àfáàtà ní takọ́sùsù tí wọ́n ti pé majorly tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ láìfún wọn kọ́ àkídà ni wọn ò sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ bó ti ṣe wá bó ti ṣe wá bó ti ṣe rí náà nìyẹn bó ṣe rí náà nìyẹn bó ṣe rí náà nìyẹn so ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé Ahlus Sunnah Jama'ah àwọn pítímẹ́ta àwọn Salafiyyun àwọn Maturidiyya àwọn Asha'ira ọ̀rọ̀ tí ó wọlé ni o àwọn Asha'ira ò sínú Ahlus Sunnah Jama'ah àwọn Asha'ira èmi ò gẹ́ mọ́ sínsẹ̀ sọ sí àníyàn ráfà tó túlẹ̀ bẹ́ẹ̀ tó kàn túlẹ̀ bẹ́ẹ̀ ní táwọn náà ma ń sọ ní pé wọ́n wá fákọ̀ alùsùnà jama ok sáwà sọ bẹ́ẹ̀ fáwọn gbogbo òjò sí táwọn sọ fún wọn nìyẹn kò sí ẹni tí ò níbi tó ti wá fákọ̀ alùsùnà jama àná sí gbogbo àwọn ọjọ́ yẹn sí gbogbo wọn ló ṣe pé orí ànù náà wà 100% so ní tó fi pọ́ ọ̀rọ̀ àwọn àfáà yẹn kò sí ìgbà wọlé nìyẹn so àtẹ́lẹ̀ tó bá ti yé wa gbogbo táwọn yẹn ṣe fẹ́ dẹ̀sìn Ọlọ́run bá rú tí wọ́n fẹ́ jẹ́ kó dodo kó hàn sáwọn èèyàn káwọn èèyàn kan lè tẹ̀lé òdodo ẹ mọ́ tó ṣẹlẹ̀ ní àwọn èèyàn àwọn èèyàn ṣe tán òdodo fa wọ́lá ẹlòmíì ṣe tán òdodo fa ẹlòmíì ṣe tán òdodo yóò tún wá lọ bá ẹni tó láwùjọ yìí yóò tún wá lọ bá wallahi wọ́n sì tún máa fílẹ̀ mi balẹ̀ lórí tí ń sin ẹ tún mọ̀ pé tó ń ṣe ó dàbí ọ̀dá ẹ tún wá mọ̀ tí mo sọ ẹgbọ́ tí mo sọ àwọn tó tú bá gannú àkídà ṣáyírọ̀ sí wọn ò gbà pé àkídà ṣáyírọ̀ nípò wà nù àkídà sunnah al-jamaa gẹ́gẹ́ bí sínú ahlus sunnah kẹ́ Allahu musta'an tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ní kí ni wọ́n tó wá sí but àwọn èèyàn ẹlòmíì ṣe tán láti gbóòdòdó ó tún wá bọ́ ó tún wá bọ́ kíyàn wá rí àwọn èèyàn lórí òdòdó kíyàn máa rí wọ́n kíyàn máa rí wọ́n wọ́n sì jẹ́ káwọn èèyàn máa kẹ́mì àwọn èèyàn máa balẹ̀ lórí tí wọ́n ń ṣe ìpàdé díwájú ọlọ́run so ẹ̀yí ká gbọ́ Sheikh Uthaymeen nípa nǹkan tán sọ nípa pé àwọn Ash'ariyah ṣe inú ahlu sunna jama'a ni wọ́n wà يقول صار المتمسكون بالإسلام المحض wọ́n ní Sheikh Uthaymeen sọ pé ó wá di pé àwọn tó di islamu tó makangamu al-khalisi an ash-shawb tó sì pó bọ́kùn bí àwọn ìkó nǹkan papọ̀ mọ́ mixture hum ahlu sunnati wal jama'a àwọn ni ahlu sunna wal jama'a فإذا سئلنا من أهل السنة والجماعة وانت ما بيوابي أما وني أهل السنة والجماعة نقول هم, هم المتمسكون بالإسلام المحض وني أواني أوان تدي إسلام وطمك جامو أو أهل السنة والجماعة أواني أوان دي إسلام وطمك جامو الخالص عن الشوب تبقى بوسي كون بي ميكستور بي دارودابو وهذا التعريف من شيخ الإسلام ابن تيمية وني definition yìí tó wá látọ̀dọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah ọmọ ìlú Sheikhul Islam náà gbà Sheikhul Islam náà sọ pé Ash'ari inú Ahlus Sunnah wal Jama'ah ni wọ́n wá ní Sheikhul Islam sì ń sọ ni pé tí wáyé pé ìlú táàrí àwọn súnnà ara tó wáyé pé àwọn táàrí tó jẹ́ tó súnmọ́ òdòdó jù àwọn ní Ash'ari nípa àwọn Ash'ari ni wọ́n mọ̀ jẹ́ wàílá kí a ní Sheikhul Islam kí a ní gbogbo àwọn rùdúdù tí wọ́n kọ tí wọ́n kọ àti sàìníyà kí lọ́kọ rẹ̀ Eh, rọ́dù kíní gbogbo àwọn gbogbo eh, dáàrù ta'arudi al-aqli wan gbogbo àwọn tíra tán kọ tán kọ tán kọ tán kọ ar-raddu ala kọ́lá wọ́n àpítẹ́ àwọn kan wà tó wà bẹ́ kí wá ni wọ́n wá kọ́ sí nígbàtọ̀ yẹ pé àṣáyẹ́rọ inú ahlu so àwọn ẹ̀tọ́ a máa gbọ́ àwọn àṣáyírò dún bí pé ibi pé kílùkọ rẹ̀ ẹni ànù ni wọ́n fa ní ẹni ànù ni wọ́n wọ́n tún sọ pé ojú ọ̀nà táwọn wà dáa ju ojú ọ̀nà àwọn sálàfù lọ àwọn tún sọ pé ojú ọ̀nà táwọn wà ó dáa ju ojú ọ̀nà àwọn sálàfù lọ kódà àwọn tún wàlá Ash'ariyyu qudwatun muqaddamun ọmọ ń kọ ọlọ́run tí wọ́n tí yàn tí ẹ̀ so Ash'ari àpẹẹrẹ tí èyàn ma ń tì síwájú ni wọ́n ma ń ṣe fákùrù pẹ̀lú àṣáyẹ̀rọ wọ́n sì gbà pé ojú ọ̀nà ẹ̀dá ojú ọ̀nà àwọn sálàfùlà so kí aláǹfàní tíra tí eh, Ibn Taymiyyah tán fi ṣe rọ́dù fún wọn rọ́dù fún rọ́dù dúdùdú ẹ̀kọ́ àwọn àṣáyẹ̀rọ náà gbárùkù tí àwọn àṣáyẹ̀rọ náà ló ti wọ́n mẹ́wọ́n àwọn àṣáyẹ̀rọ náà ni wọn ò gbá tán sọ sẹ́wọ̀n ká so but in tí Shaykhul Islam Ibn Taymiyyah tún sọ nìyẹn alá pé in tí Shaykhul ẹ̀tún ọmọ òun kẹ́ ah wàláyì ah, kìyànà pọ̀ fẹ́ sí ọlọ́wọ́ bá gan láwùjọ wáyìí kìyànà pọ̀ gan kìyànà pọ̀ gan ah kìyànà pọ̀ gan ṣíta àwọn títí àwọn tọ́lọ̀ bá rò nínú Yahud nínú Kùránì pé eh, washtaru bihi thamanan qalila ní pé àwọn nǹkan gbogbo tẹ́yàn bá fi tẹ́yàn bá fi pààrà ní ma ń pè tí ẹ bá fi ta ayà ọlọ́run ọba wallahi thamanun qalil náà ni gbogbo tí ò bá ṣe tó tó in táwọn yahudi ṣe in táwọn ènìyàn ṣe náà ni kìyànà pọ̀ gan fẹ́ sí ọlọ́run Islam lọ́pọ̀lọpọ̀ wà táwọn bá ń sọ̀rọ̀ pa àwọn àṣà ẹ̀rọ àwọn tó jẹ́ tó ti síwájú nù wọn máa ń sọ àwọn tó ti síwájú nù wọn àwọn tó ti síwájú àwọn tó ti síwájú nù but alá pé gbogbo àwọn kìíní iná kò wọlé sẹ́ ní kíyàn sọ pé àṣà ìrọ̀ iná alùsúnà aljamaa ni wọ́n wá so ẹ mọ́ gbọ́lọ يقتضي أن الأشاعرة والماتريدية ونحوهم ليسوا من أهل السنة والجماعة wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ó ń túnmọ̀ pé àṣáyẹ̀rọ àtàwọn maturidiyya kún wọ́n sínú ahlu sunna wal jama'a لأن تمسكهم مشوبا مشوب wọ́n bí wọ́n ṣe di súnnà mú ó ti rò papọ̀ mọ́ لأن تمسكهم مشوب بما أدخلوا في الإسلام من البدع wọ́n ní torí pé ìdí ìdí ẹ̀sìn wọn mú ó ti rò papọ̀ mọ́ in tí wọ́n ti bọnú ẹ̀sìn Islam so gbogbo ẹni tó bá ṣe bó ti tì nǹkan bọnú ẹ̀sìn Islam ó ti gbé àwọn ìṣúlò kan bọnú ẹ̀sìn Islam ìdànkan rẹ̀ mú torí pé kí ni definition ti ṣe kùrìsámù àwọn almutamasikuna bil islam al mahf ala khalis min ash-shawb in ti sheikh al-islam fi describe àwọn ahlus sunnah wal jamaa ni àwọn tí wọ́n di ẹ̀sìn islam tó mọ́kàn gámú tí wọ́n ṣe kíni tó bọ́ pákúbọ̀ nínú kíni kó nù dàrú dápọ̀ so gbogbo àwọn ó túnmọ̀ pé àwọn ènìyàn ó ń bídà ní wọn lam yatamassaku bil islam al khalis sheikh sheikh ofemi sọ pé àwọn ènìyàn wọn ò di islam tó mọ́kàn gámú al mahf al khalis an ash-shawb ايتو ايتو مغاغا تو بوكو نو دارودابو وهذا هو الصحيح شيخ ديمي انتو بي ايتا سو يرو كوريكت انه لا يعد الاشاعره والماتريديه فيما ذهبوا اليه في اسماء الله وصفاته لا يعدون لا يعدون من لا يعدون من اهل السنه والجماعه وني شيخ شيخ ديمي زوبي يتوري لي اني كان واشاعره اتامه توروديه ní kàwọn kún ahlus sunnah wal jama'ah nítorí àwọn nǹkan tí wọ́n lọ síbẹ̀ nínú àkídà àti asma wa sifat wa kayfa yumkin an nu'addu min ahlus sunnah wal jama'ah ma'a mukhalafatihim li ahlus sunnah wal jama'ah wọ́n ní bóòlá ṣe wá kàwọn kún ahlus sunnah wal jama'ah tó sì pé wọ́n yapa ahlus sunnah wal jama'ah لأنه قال إما أن يكون الحق فيما ذهب إليه هؤلاء الأشاعرة wọ́n ní torí tí ìtàfimọ̀ pé àlè kàwọn kún ni pé yálà ká sọ pé òdodo ó wà ń bí tí àwọn àṣà yìnrọ̀ yẹn ibi tán wà lórí ẹ̀ àbí kó ṣe pé òdodo wà ń bí tí àwọn sálàfọ́ wà lórí ẹ̀ أليس كذلك إذا كان الحق فيما ذهب إليه السلف wọ́n tó bá yí pé òdodo ó wà ń bí ìkàtà àwọn sálàfù wà lórí àwọn àṣáyírọ̀ wọ́n sì yapa àwọn sálàfù. صاروا ليسوا min ahli sunnah wal jama'a wọ́n tó bá yí pé òdodo ibi táwọn sálàfù wà lórí ẹni àwọn ènìyàn sì ń yapa wọn ó túnmọ̀ pé wọn ò lè sínú ahli sunnah wal jama'a لأن السلف هم pé àwọn sálàfù ni wọ́n tọ́ sí ìròyìn jù ìròyìn pé kéèyàn máa ní ahli sunnah jama'a àwọn ni wọ́n tọ́ sí jù bó kí ní àwọn àṣáyẹ̀rọ̀ sí tán fi tọ́ sí ìròyìn ahli sunnah jama'a so ẹjẹ́ ká tún gbọ́ Sheikh Saleh Al-Fawzan ọ̀rọ̀ Sheikh Muhammad Aman ó ti ẹ̀gùn dáadáa but ọjọ́ ti lọ يقول فضيلة الشيخ وفقكم الله لدينا مدرس يقول إن الأشاعرة من أهل السنة والجماعة wọ́n ní a ní olùkọ́ kan tó mọ́ sọ pé ó wà أهل السنة والجماعة إن تاويلاتهم في الصفات لا تخرجهم من دائرة أهل السنة wọ́n ní ọwá mọ́ sọ pé àwọn tàwílì wọn tán ṣe ń bí sifat àwọn yí ọ̀rọ̀ padà tí wọ́n yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà àwọn tàwíláti wọn nígbé kò yọ kò náà sunna ṣe ń sọ pé hádà kẹ́dì wọ́n ní irọ́ lélẹ̀ من دائرة أهل السنة فهل قوله صحيح هذا كذب هذا كذب ليسوا من السنة والجماعة شيء زبيروني مو سنة السنة والجماعة كيف يكونوا من أهل السنة والجماعة وهم مصدرهم علم الكلام وعلم المنطق وني بوني موسي وأنه أهل السنة والجماعة بي مصدرهم علم الكلام علم المنطق والله ولدوسيني in tí èyàn experience yìí ní tí bí èyàn kàtí èyàn lórí kí wọn èyàn kàtí àwọn èyàn ma ibi tán ti ma mú nǹkan àwọn òṣùlù ibi tán ti ma mú nǹkan so wọ́n ni bóò ni wọ́n ṣe jẹ́ àlùsọ́wọ̀n jama'a níbi tó ṣe pé ah, kílùkọ rẹ̀ àwọn ìpìlẹ̀ wọn kàlámù àti mọ́ntẹ́kì ni philosophy àti logic ni sunna wal jama'a masdarum alkitab was sunna wọ́n ní àwọn ahlu sunna wal jama'a ibi táwọn ti mú nǹkan kitab àti sunna ẹjẹ́ wọ́n sọ kíníkà fún yí tí ìsábà yí yàn pa àwọn àṣáyẹ̀rọ wọ́n ní kíníkà kọ́lùn kó ah, táwọn àfáà bá ń kìlọ̀ fún yẹn eh tí àwọn bá ń kílọ̀ fún yàn pé kíyàn jìnà sún bídá kíyàn jìnà sún bídá è eh, kíyàn gbọ́ o ó ṣe pàtàkì gan kíyàn gbọ́ gan ni o ṣe rí wọ́n ma ń ṣe kíníkà àwọn àṣáyàn ma ń ṣe kíníkà àwọn àṣáyàn ní sọ fún pé ọ̀rọ̀ ẹyọ kan tó wà ń bẹ́ẹ̀ wọ́n ní sọ fún pé ọ̀rọ̀ ẹyọ kan tó wà ń bẹ́ẹ̀ ṣe ma tí wọ́n sọ wọ́n lè ní ọ̀rọ̀ mẹ́ta ló wà ń bẹ́ẹ̀ wọ́n mú ọ̀rọ̀ àwọn Mu'tazila tó wà Mu'tazila mo tó ní àkídà ìtìsáàlì tàmámá nú wọ́n mú ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó wà sọ̀híhì wọ́n mú wá wọ́n tún wá mú ọ̀rọ̀ tàwọn àṣáyọ́rọ̀ ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n tún wá mú wá wọ́n ma mú tọ́rọ̀ mẹ́ta ọ̀rọ̀ márùn-ún wá kódà nígbà tán fẹ́ ṣàlàyé mẹ́ntìkì gan wọ́n ní àwọn afá kan sọ pé kò tọ́ àwọn afá kan sọ pé tọ́ wọ́n ma sọ bíbà pé àwọn kan sọ pé kò tọ́ àwọn kan sọ pé tọ́ táwọn afá fán kìlọ̀ fún yẹn sẹ́ in tó fi yàwé lẹ́nu yẹn pé ẹ ma wo muhadithi tánkẹ̀ yìí ó wá rí orí tíra lọ fún àwọn ọmọ ẹni tó sì pé òun ló lórí àwọn àṣà ìrọ̀ lásìrò ti wà yìí lọ́wọ́n lọ tíra rẹ̀ tọ̀ntọ́wí sẹ́yìn tọ̀ntọ́wí sẹ́yìn wọ́láì tíra tọ̀ntọ́wí mú kádádá nípa kìí ṣe pé kìnífà tí a sẹ́yìn tọ̀ntọ́wí in tẹ́yàn fi lò 6 years kò lé 6 years kò dín 6 years tíra tọ̀ntọ́wí tọ̀ntọ́wí èé ṣe wọ́n súnà ara nípa kí ẹmọ́ wa rí tíra lò mọ́ fáwọn ọmọ tíra sẹ́kọ̀ tẹ̀mí wà ń bẹ̀ ẹ̀ rí mú látara rẹ̀ kẹma fi kọ́ àmà in tí mo wò ní ẹgbẹ́ aníṣẹ́ àwọn ènìyàn èèyàn mọ̀bí tán ń lọ wọn ò lákàkún fáwọn òṣòrò àti pé bóò ni sàlàfí yóò ṣe ìrìnlẹ̀ láwùjọ ẹmọ wọ́wọ́ ṣe sọ́rọ̀ wọ́n ní wọn ò sínú arsuna wal jama'a àbí kó jẹ́ jahil gẹ́bí sheik sọ́lì fàzán ṣe sọ نعم يقول فضيلة الشيخ وفقكم الله هم ينفون الصفات wọ́n ní sheik sọ́lì fàzán sọ pé sheik sọ́lì fàzán wọ́n tún interrupt question pé àwọn ènìyàn wọ́n dá àwọn sífàtù nù sẹ́ wọ́n dá àwọn sífàtù nù wọ́n dá àwọn sífàtù nù kódà mú ìyàn tí orin yẹn gan ó ní yìí kìí ṣe ọ̀dọ̀ ń ní èyàn ti kọ́ fa inú tíra àwọn àṣà ayẹ́rò ní èyàn ti kọ́ pé ó ní orin tẹ́mọ̀ ń kà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe tí wọ́n mọ̀ wò kódà hátà tafsiri wọn gbogbo àwọn tàwílì sífàtí nígbà tàbá ń sọ pé àwọn àṣáyírọ̀ eh, tafsiru nasafi ọdún mẹ́ta ọdún mẹ́ta báyìí láfi lò tafsiru nasafi so gbogbo but nígbà tí a bá ń sọ pé àwọn àṣáyírọ̀ nígbà tí a bá ń sọ pé inú ahlus sunnah wal jama'a náwà ìbáwọ́ làwọn àwọn tafasiri àwọn àwọn Ash'ariyah سبع منها على فيها من أيضا من تقصير في فهمها فكيف من أهل السنة wọ́n ní àwọn ènìyàn wọ́n dá sífàtì nù àti gbogbo àwọn kan tó wà ń bẹ̀rẹ̀ ní tán sí àwọn ìpín sífàtì ní orí àgbọ́yé tí wọ́n bóò ni wọ́n ṣe wá jẹ́ nínú Ahlus Sunnah wal Jama'ah ní pé àwọn Ahlus sí pé àwọn ń fi ń rinlẹ̀ gbogbo tó wá àtàwọn nǹkan tó rìnlẹ̀ fọ́lọ̀mọ̀bá nínú àsánwà sífàtì ní àwọn ènìyàn àwọn wọ́n dáadó sí ibi méje lásán يحددونها بسبع wọ́n náà ni àwọn máa ń dá síbi wọ́n dá dó síbi méje àbí 17 nìkan wọ́n máa ń àwọn sífàtì sífàtì ọlọ́ọ̀bá 14 jàre sí 14 nìkan wọ́n ní ṣe ẹni ilá wàláhì àwọn àṣáyìrò sínú àrísínú àjẹmá àfà tíyàn bá bá wọn àṣáyì tíyàn bá bá wọn sí èyàn mọ̀ pé àwọn ènìyàn yóò sínú àrísínú àjẹmá tíyàn bá rí tíra wọn aláwọn tó ń túbá gan àwọn tó ń túbá náà àkídà àṣáyìrò àwọn gan gbà pé wọn ò sínú àrísínú àjẹmá àwọn tó mọ̀ jù ní ẹfà so akàwárí nìkan ọlá pé ó fẹ́ kó gbogbo èèyàn sínú súnnà ó sì fẹ́ manhajun wasi' ẹ̀yìn tán bá ṣe tí ó dá ẹ̀yìn tán ṣe tí ó dá ẹ̀yìn náà ni ò sọ́wọ́n dún súnnà náà ẹ̀yìn tán ṣe tí ó dá ẹ̀yìn náà ni ò sọ́wọ́n dún súnnà wàláì ẹlòmíì ẹlòmíì kílòkọ rẹ̀ bóyá ọlọ́run bá mọ̀ mọ̀ bóyá ṣe tọ́nu mọ̀ mọ̀ dẹ́wà kó wá bẹ̀sìn ọlọ́run bá jẹ́ ni bóyá ọlọ́run kọ̀dọ̀wì wo ṣe so àwọn ẹ́dàkùn lọ́dọ̀ kọ̀dọ̀wì wo àwọn òwò ló ń bí díà Allahul musta'an kọ́nà ọba kó ṣàánú ọ̀rọ̀ pọ̀ gan ẹ jẹ́ ká kàn ọ̀rọ̀ Sheikh Aman الذين يؤمنون معنا بذات الله تعالى الذين يؤمنون يقرر هذا ليسمع الأشاعرة الذين يؤمنون معنا بذات الله تعالى دون تكييف أو تمثيل فإذا جاءوا عند الصفات ارتبكوا أثبت وني أما أشاعر وتماتي دي بصفات ولا ما بقى ومن دوب يروني بعد الصفات يحرف الكلام في البعض الآخر ومن وفي أما صفات وقوكان ولا ما بقى أما definition أشاعر ولا لا تنبوي àwọn tó sì pé níbi àwọn sifat Ọlọ́run Ọba níbi àwọn ìròyìn Ọlọ́run Ọba wọ́n fa àwọn kọ̀ọ̀kan nílẹ̀ wọ́n sì yí àwọn kan padà فرقوا بين ما جمع الله náà ló sọ gbogbo ẹ̀kalẹ̀ ẹ̀fẹ́lẹ́yìn rẹ̀ ẹ̀fẹ́lẹ́yìn rẹ̀ ẹ̀fẹ́lẹ́yìn rẹ̀ wọ́n ní à ń fókọ́s lórí àwọn àṣáyẹ̀rọ̀ torí pé àwọn níbọ̀ wa ni wọ́n wà láàrin wa bẹ́ẹ̀ ni àwọn tó wà ṣẹ́dá àwọn tó súnmọ́súnmọ́ jù àwọn gẹ́nà máa ń burú jù torí àwọn ẹ̀yẹ làwọn èèyàn ní tètè dámà tí ó mọ̀ rò pé à nǹkan báyìí báyìí ni ìtẹ́lẹ̀ mi fún ọ̀sọ̀ pé ẹ̀ dáwà ṣé ẹnìkan wà tó fẹ́ gbòdodo àbẹ́nìkan ti ẹ̀wà tó nílaka kí ló ṣẹlẹ̀ lánàá ìbá tẹ́ fi fídíò jápá tó wí kò tẹ́ fi hàn ṣe ó ń súnà lẹ́n so ah. jọ pé ẹni tó ẹni tó nímọ̀ ara rẹ̀ kí ló sọ ah, kò sí pè fún ṣe àwọn tá jókòó tí nìyẹn ah. àwọn tí yíò jókòó tí nìyẹn ẹni tó wípé àwọn àwọ́mù tí ò nímọ̀ ara ló ń ṣe rọ́dù jápá lánàá lánàá lánàá yìí but àwọn tó ipá àwọn èèyàn wọ́n ti gbàtàn jẹ pẹ̀lú wọn pé ah, àwọn súnnà ni wọ́n ah ah ah sheikh ẹ̀wọ̀n kan náà بخلاف غيرهم غيرهم والمعتزلة قد يبعدون عنا بعدا wọ́n ní àwọn yàtọ̀ sáwọn ẹlòmí àwọn ẹlòmí e, yàtọ̀ sí bí àwọn Mu'tazila àwọn Mu'tazila ti jìnà sí wọ́n sí àwọn Mu'tazila wọ́n ti jìnà sí wọ́n sí walakin al-asha'ira wa hum al-kathratu al-kathira fil wọ́n ní àwọn Asha'ira ní dẹ́dẹ́ pọ̀ ní pọ̀ gan àwọn Asha'ira pọ̀ gan ìròyìn wọ́n sì tàkà gan alamil islami wa kunna natahaddathu anhum wọ́n ní tẹ́lẹ̀ a máa ń sọ̀rọ̀ ń pa wọ́n ti wọ àrin wá ń نتحدث عن كتبهم ونحذر طلابنا من كتبهم فإذا هي تباع الآن في مكة عن كتبهم ونحذر طلابنا من كتبهم فإذا هي تباع الآن في مكتباتنا وني أمان كيلو فاو àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa nípa tíra wọn a máa kìlọ̀ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn pa wọn but wọ́n ti ń tà láwọn àwọn stores wọ́n sì زيادة على ذلك تسمي نفسها أهل السنة والجماعة wọ́n ní lórí gbogbo ànù tí àṣáyẹ̀rọ̀ tó wọ́n kó sí wọ́n tún wọ́n ń pèrà wọn ní ahlu sunna wal jama'a Sheikh Albani sọ rẹ̀ وأنهم من أهل السنة والجماعة على الأقل wọ́n ní wọ́n tún wọ́n sọ pé àwọn náà wà lára ahlu sunna wal jama'a èyí tó ti ẹ̀kẹ́ rújú báwọn yìí bá sí ahlu sunna wal jama'a gangan àwọn náà tún ṣe kí ni àwà ń bẹ́ Sheikh Albani sọ pé fíríyà lélẹ̀ wọ́n ní fíríyà ẹmọ́tán pẹ̀ fíríyà

min aqrabi tawaifi ahli al-kalam ila ahli sunnati wal jama'a. ní pé àkílùkọ̀rọ̀ àwọn ní ìjọ tó súnmọ́ alùsùn wal jama'a jù nínú àwọn philosophical sects فليفهم شبابنا هذه الحقيقة wọ́n ní kí àwọn ọ̀dọ́ wa kan gbọ́ dáadáa yé ẹwà wọn ẹwà wọn bàbá dáadáa ẹwà wọn bàbá dáadáa ṣe aliyestewiyan só jọra wọn ni ṣe só jọra wọn ni من الأشاعرة المنتشرة في العالم الإسلامي الذين تدرس مناهجهم wọ́n ní àwọn àṣàrọ̀ tán ti tàkà gbogbo àwọn àgbáyé Islam tó yí pé wọ́n ń kọ́ àwọn sílábọ́sù wọn ọ̀tọ̀ sí ni nǹkan aburú tàn tó báyìí ẹ̀tún ẹwà ń fọwọ́ra lórí ẹwà ní wọ́n wà náà àrùsùn àjẹmáà àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ mú òdodo tó wà nínú ẹ̀sìn ọ̀nà ọba ẹ̀ sì tún jẹ́ kẹ́mì wọn balẹ̀ lórí pé in tó wọ́n ń ṣe àti bí in tó fàáyìn ẹ̀tọ́ sọ pé no bàbá alùsúnnà ní ẹ̀mí ìgẹ́ nìkan kan parọ́ fún yín bàbá alùsúnnà àbí kọ́ tó sọ pé ah, àwọn bàbá wọn alùsúnnà ni wọ́n onísúnnà ni wọ́n ẹ́ kílẹ̀ bí wọn kílẹ̀ bí wọn àwọn bí wọn ẹwùn kan àbíà tí bàbá tí ẹ bá jẹ́ bídíà bàbá tẹ̀mí àlùsùn náà tí wọ́n sì ń pín bíbà pé ìdílé lèyàn fi ń pín yíwà pé ìran lèyàn fi ń pín ẹwùbọn ẹwù ohun tán sọ ìsìn ọlọ́wọ̀n padà nítorí ìtajẹ àti ìtajẹ في جميع الجامعات خارج هذا البلد في جميع الجامعات شيخ شيخ أمان وصار الله wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ṣàlàyé wọn gan so but gẹ́bà sí ń sọ ẹni tí ó gbòròrò sẹ́ ọ̀rọ̀ kẹba yìí tó fún kẹ ṣàlàyé ibi táwọn èèyàn fi yapa sálàfù ó tó fún ṣe àwọn afáwà tán sọ pé àṣáyẹ̀rọ ni wọ́n sọ pẹ̀lú pé ibi tán ti wá fákọ̀ alùsùnà bọ́ọ̀rọ̀ yíò correct náà àwọn ọmọ hakekóònù náà lọ́sọ pé àwọn correct èmi kọ́ máa ń sọ yìí so kọ́lọ̀ bá kó ṣe wálẹ̀ ní tí ó nífẹ̀ẹ́ òdodo àwọn èèyàn wọn ò fẹ́ kan ṣe àwọn èèyàn ò fẹ́ kan ṣe àwọn èèyàn wà lórí àánú wọ́n wá wọn tí ó mọ̀ tún justify conscience wọn wallahi mo wo tépò sẹ́kọ̀sẹ̀mí nǹkan lónìí sẹ́kọ̀sẹ̀mí sọ pé wọ́n sọ gbólóhùn kan wọ́n ní kí gbogbo ayé tó bá gbá tó ń ṣe tọ́lọ̀wọ̀n bó bá gbá tó ń ṣe wallahi bá ń sá ní nǹkan tẹ́yàn wà lórí ẹ̀ bí gbogbo ayé bá gbá tó ń ṣe tọ́lọ̀wọ̀n bó bá gbá ń sá ní nǹkan tẹ́yàn ṣe tọ́lọ́wọ́ bó bá yọnú sí kìníyàn ọlọ́wọ́ bó yọnú sí mánàjà àwọn àṣáyọ́rọ̀ rẹ̀ bó lọ́lọ́wọ́ bó sì yọnú sí tàwílì nípa àwọn sífàtì rẹ̀ kẹ́ẹ̀mọ́ yí àwọn ìròyìn ọlọ́wọ́ bá tó bá ìṣe pé gbogbo yóò yọnú síyàn tọ́lọ́wọ́ bá bá yọnú síyàn tọ́lọ́wọ́ bá tó bá yọnú sí tẹ́yàn sí wallahi ẹni yìí nìyàn lọ́lọ́ ọlọ́wọ́ bá gbogbo eh, anáà tún padà tún rí kọ́lọ̀wọ́ kó kàn jẹ́ káwọn èèyàn kan lè makan lè kíyàn gẹ́gẹ́ fún rẹ̀ bá ṣe tán láti tẹ̀lé òdodo tó o máa lọ gbọ́gbọ́kúgbọ́ kí ẹ̀rùn kí ni kọ̀dọ̀ wí ìwó kí ló ní tí ó fúnyàn nínú òdodo kí ló ní tí ó fúnyàn nínú òdodo kó ṣe pé òun lè yíò mọ̀ gbọ́ alẹ́lòmí tún burú pé débi pé mùdílù mọ́rkàzì kó wọ́lá àwọn èèyàn yìí mọ́ bẹ́ẹ̀lú bí àwọn èèyàn ṣe ń fọwọ́ yẹpẹrẹ mọ́ alkiyama ọlọ́wọ́ bá àwọn èèyàn ń fọwọ́ yẹpẹrẹ mọ́ alkiyama gẹfà in tí in tẹ́mọ̀ pé yóò kó bá yín yóò kó bá ọrọ̀ ayé yín èyàn sì ó sì lọ́n fújá rẹ̀ gbọ́ kọ́nà sọ wánú lẹ́yìn bàtọ́ tó ti tẹ́yà ti mọ̀ nẹ̀tẹ́ kọ́nà wà kó ṣàánú hádà wallahu alam wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك